Unit 15. Ṣíṣe ìwádìí. Dialogue 1. Tunji meets someone who says he knows Kimberly, but Kimberly does not remember this person. She's trying to get as much information from Tunji as possible about this person. Mo pàdé ẹnìkan lánàá tó sọ pé òun mọ̀ ẹ́. Kí lorúkọ ẹ̀? Ó sọ pé òun jẹ́ Douglas. Kí ni orúkọ bàbá ẹ̀? Kò sọ orúkọ bàbá ẹ̀ fún mi. Ó sọ pé bí mo bá ti sọ. so pe oun mo e ki loruko eo so pe oun je douglas ki ni oruko baba e ko so oruko baba e fun mi o so pe bi mo ba ti so Douglas ó máa rántí òun. Hmm? mi ò rántí ẹnikẹ́ni tí ó ń jẹ́ Douglas ọmọ ìlú bo ni. mo rò pé ọmọ ìlú Canada ni ṣùgbọ́n ó ń gbé Nàìjíríà nísinsìnyí. láti ìgbà wo ló ti ń gbé Nàìjíríà? ó sọ pé ọdún márùn-ún sẹ́yìn. kí ló ń ṣe nísinsìnyí ní ìlú Nàìjíríà? ọ̀jọ̀gbọ́n ni ní yunifásítì ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní Ifẹ̀ ó ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní litiréṣọ̀ ilẹ̀ áfíríkà àti ilẹ̀ amẹ́ríkà. síbẹ̀síbẹ̀ n kò rántí ọmọ ìlú Canada tí orúkọ rẹ̀ ń jẹ́ Douglas ṣé o lè ṣàpèjúwe rẹ̀ fún mi. ó ga tó ẹsẹ̀ bàtà márùn-ún àti íǹṣì mẹ́wàá kò sanra rárá kò sì tínrín ó ní irun tí ó fẹ́ dàbí góòlù ó ní irun imú ṣùgbọ́n kò ní irùngbọ̀n ẹ̀yìn ojú rẹ̀ búlúù ó lọ́yàyà gan-an ni. ọmọ ọdún mélòó ni o rò pé ó máa jẹ́? kò dàgbà púpọ̀. ṣé o mọ̀ bóyá ó ní ẹbí níbí? bẹ́ẹ̀ ni ó fi fọ́tò ìyàwó àti ọmọ rẹ̀ méjì hàn mí. ó dàbí ẹni pé mo ti rántí ẹni tí ò sọ nípa. mo pàdé rẹ̀ ní ọgbà yunifásítì wa ní Ìbàdàn ní oṣù tí ó kọjá, ó yà mí lẹ́nu pé ó ṣì rántí mi.